إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها وإذا حكمتم بين الناس أن تحكموا بالعدل إن الله نعم ما يعظكم به إن الله كان سميعا بصيراً أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو يؤاخذ الله الناس ما ترك على ظهرها من دابة ولكن يؤخرهم إلى أجل مسمى فإذا جاء أجلهم فإن الله كان بعباده بصيراً ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون صدق الله العظيم الحمد لله رب العالمين الذي أنزل القرآن الكريم basara linnas wa hudan wa rahmatan liqaumin yuqinun ahmaduhu subhanahu wa ta'ala wa shukuru wa uminu bihi wa tawakkal alayhi wa astaghfiru wa atubu ilayhi wa asta'inu wa astadihi wa a'udhu bihi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihi Allahu fal muhtadi wa man yudlil fala hadiya lahu wa usalli wa sallim ala khairi khalqihi محمد مصطفى وعلى سائر الأنبياء والرسل وعلى آله وصحابه والتابعين وتابعيهم بإحسان يوم الدين ما بعد ọpẹ́ ni fún Ọlọ́run alhamdulillah adúpẹ́ ní ẹ̀kan sí alhamdulillah àparí ọpẹ́ pẹ̀lú gbólóhùn alhamdulillah rabbil alamin ọba tí ọpa wá ní alẹ́ àná tó jí wá dìde ní àárọ̀ yìí ọ̀dọ̀ ẹ̀ náà ni si gbogbo nǹkan ọba tó ní kí a bẹ̀rẹ̀ Ramadan ọdún ní pẹ̀lú rẹ̀ táà sí ń bá lọ díẹ̀ díẹ̀ díẹ̀ ìrọlọ́un lẹ́bá sọ fún ìgbà bẹ̀rẹ̀ pé tó sì máa máa lóore masala ìgbòrè gbogbo ọpẹ́ wa táà ń dú fún masala ìgbà sí dáadáa tó pọ̀ fún wa ẹgẹ́ bíbi tí àfọ̀rọ̀ náà ti sí ní àná asùn ayé pé àkọọ́lẹ̀ wa ní ọdún yìí o náà ni náàwù bìná ìdáwòlátín mutatawwira náàwù bìná ìdáwòlátín mutatawwira towards building a developed country towards building a developed country o náà ni ọ̀nà lè gbà rí orílẹ̀-èdè rere orílẹ̀-èdè tí ó ní ìdàgbàsókè ní gbogbo ọ̀nà ìyẹn náà ni àsùntàwà ní ọdún àwọn a wá ń sọ fún a ní àná asibab ikhtiyar hadha al kí ló fà á tó yí pé àkọlé ìlàfẹ́ sọ̀rọ̀ lè yìí inú àwọn kan tó fà á a ti sọ kókó bí mẹ́rin fún wa ń bẹ̀ tó ibi dáadó sí náà ni wípé a ní lọ́nà bádùn nas ana ma yahumuhum yalintikhabat faqat wa ma ba'daha la yahumuhum ma ana hunaka مسؤوليات وواجبات عدة بين الرأي والرأية لتحقيق الأهداف المرجوة kí ni túnmọ̀ ilé a sọ wáyé pé ìlú wa tá a fẹ́ kó ní ìdàgbàsókè yìí apá kan náà mùsùlùmí apá kan náà àwọn wa yìí wọ́n gbà yí pé tí a bá ti lè dìbò ká yan olórí ojúṣe àwọn ti tán àwọn abẹ́ fi wọ̀hán pé ojúṣe ò tí ìtán o káyìn olórí ọ̀nà kan ni ó tún kọ àwọn ojúṣe rẹ̀gẹ̀dẹ̀ lẹ́yìn bòdádì àwọn tí a jẹ́ olórí wọ́n ní ojúṣe ìdánjẹ́ gbọ́dọ̀ ṣe àwọn adájára ìlú a náà tá gbọ́dọ̀ ṣe ìyẹn ń pè ní واجبات ومسؤوليات وحقوق بين الرأي والرعية àwọn ojúṣe àwọn ọ̀ranyàn àwọn ẹ̀tọ́ láàrin olórí àti aráàlú lásọ fún a ní àná pé lọ́dọ̀ àwọn àgbàlagbà ilẹ̀ Yorùbá wọ́n ní àgbájá ọwọ́ làbí sọ̀yà ọwọ́ kan gbẹ̀rù dórí igi kan kìí dágbó jẹ́ igi kan kìí dágbó ṣe a fi ọwọ́ wẹwọ́ lọ́wọ́ fi má tí ma pé a lè máa wòran a gbọ́dọ̀ mọ̀ yí pé bí àwọn tá a yàn sípò sí ní ojúṣe bẹ́ẹ̀ làwa náà tá jára lá ní ojúṣe àwọn tí a jọ́kùn láàrin wọn láàrin wa ní ojúṣe tiwọn àwọn obìnrin wọ́n ní ojúṣe tiwọn àwọn àgbàlagbà wọ́n ní ojúṣe ti wọn bákan náà àwọn ọ̀dọ́ wọ́n ní ojúṣe ti wọn gbogbo apátálà lójúṣe àwátára jẹ́ àfẹ́ẹ̀sìn alójúṣe àwọn tó tó yí pé wọ́n jẹ́ oníṣòwò wọ́n lójúṣe àwọn oníṣẹ́ ọwọ́ wọ́n lójúṣe àwọn oníṣẹ́ ìjọba wọ́n lójúṣe àwọn olùkọ́ wọ́n lójúṣe àwọn ohun èròyìn wọ́n lójúṣe àwọn agbófinró wọ́n lójúṣe gbogbo ala lójúṣe tẹ́nìkan bá ti fojúṣe ti ẹlẹ́ ayọ́lẹ̀ ìsẹ́bẹ̀tọ̀ yẹ káwà mẹ́wàá sí téèyàn mẹ́sàn bá ń ṣe ayé ẹnìkan yọ́lẹ̀ tẹ́lẹ̀káwà mẹ́wàá ṣe táwọn márùn bá ń ṣe àyà márùn tí ó ṣe inú àkàtà fẹ́ kí wà sí wọ ọdún yìí kó pè àsákèsí o náà ni wùjúbù alìmùsàrákàtì alìjàmáàíyà wùjúbù alìmùsàrákàtì alìjàmáàíyà ìjọ́ran yẹn gbogbo alágbọ́dọ̀ jọ kópa torí díẹ̀ rí pé nù èdè tá a máa wí náà ni pé ìjọba ń tiwa ń tiwa wọ́n níjọba alágbádá ó yàtọ̀ sí ìjọba ológun tó pàṣẹ wàá iná ni àwọn ọmọ pa torí díẹ̀ wọ́n fi àsìkò ké sí àwọn tọ́lọ̀ bá àlékẹ́ ọlá ní kátún yíyàn tí wọ́n gbapò láìpẹ́ kí wọ́n fààyè tó tọ́ tó yẹ́lẹ̀ faraàlú láti bá wọn kópa inú ètò ìjọba wọn kí àwọn aráàlú náà ṣe sáà ti kópa inú ètò ìjọba tí ń bẹ́ńlẹ̀ yìí ń bí ó dé dúó lé ní tá ń pariwo ìjọba nìkan kó lónìí wàhálà abẹ́ ọ̀ àwọn aráàlú náà dá sí àwọn aráàlú ní kọ́kọ́lá ní wàhálà abẹ̀ ìjọba náà dá sí tó bá ipò wà láwájọba nǹkan jẹ́ tàbáfẹ́ kó tó ṣe gbà náà lẹ́kẹ́ni gbà náà lájọ tó ṣe eléyìí jẹ́ ọ̀rọ̀ tí a sọ ti lánàá lẹ́yìn ni واكئنا المرير واكئنا المرير في جميع نواحي الحياة ọ̀nà ni tí a bá lójú nú tó ma sìnkún wò tàbá bí ta bára wa ẹ̀ lè dé wà ìgbésẹ̀ ayé tó kòrò ni ìgbésẹ̀ ayé tó kan ni kò sí tẹ́ à ń wò inú ìgbésí ayé ọmọnìyàn inú ìgbésí ayé wa lóèdè yìí tó mú wùrí dání tó mú ìdùnnú dání kí ló dé kí ló dé kí ní wà láwọn fẹ́ ṣe gbogbo ń pariwo lé ní ẹ̀nà ìwọ̀n tó ju wá ń rí lórí gbọ́n fẹ́ yí wọ́n fẹ́ pààrọ̀ sáàsẹ́ ń pààrọ̀ ni láyé Awólọ́wọ̀ wọn pààrọ owó kò rí báyìí rárárárá nígbàtí bàbá wà yìí wà níjọba ológun wọ́n pààrọ owó kò rí báyìí kó dọ̀jọ́ méjìlá péré ní ádá àṣìríṣe ẹ̀rí láyé Ọbásanjọ́ wọ́n pààrọ owó kò rí báyìí kí wọ́n ló dé tààrọ̀ wà tààrọ̀ rádìí ìnira tá a bá yìí àti ìrírò ẹ̀rì kọ́lọ̀ọ̀bá ní sẹ́mà. àmín kọ́lọ̀ọ̀bá ní ra wọn tí a ń bọ̀ yìí lọ́wọ́ kí wọ́n lè sún ìlú ìsíwájú kọjá bí tó wà yìí ká lè rí mùdùmúdù ìjọba rere ẹ̀nà ìwòdàmú tàà sí ní dìbò ẹlòmí ètò òrùn pápápá kòríntí ọjẹ́ tí ó mú ó sáfẹ́ sójú gẹ́gẹ́ bí aráàlú ìrọ́lọ́n sanwà lẹ́sàn dáadáa o àmín kí wọ́n lọ́fà níta kó sí kí lọ́fà àìgbọ́ràn fà jánásì àìgbọ́ràn àìgbọ́ràn ló fàbí tá a kó sí yìí gbogbo àti èèyàn bá di aláìgbọ́ràn Allahu Akbar gbogbo tó náà ṣe náà là ń ṣe lágún sí àsìbìkítà àsìkúnlá gbogbo tọ́nà ọba dá tó gbọ́rọ̀sọ̀ lọ́wọ́ bá lẹ́nu wọn àrí wàhálà afẹ́rẹ́ orí wàhálà omi òun náà orí wàhálà ilẹ̀ ń sùn ilẹ̀ mọ́ kò sí wàhálà ń bẹ gbogbo nǹkan tọ́nà ọba dá pátá kò rí wàhálà àwọn èèyàn náà àtàlìjẹ̀ náà nìkan náà ni àwàlá láìgbọ́ra ṣùgbọ́n àwọn adáhùn bá sọ̀rọ̀ èèyàn níwà ìsàlẹ̀ jẹnu torí díẹ̀ ẹwọ àwọn àyà tí wọ́n ké fún alé ní àwọn àyà yìí ni mo fẹ́ kí a jọ ronú sí àtòlú àtọmọ Rum, Quran chapter 30, verse 41 ẹgbọ́n tọ́lọ́ ń sọ ọlọ́run ní ìbàjẹ́ ọ̀hàn lórí ilẹ̀ ọ̀hàn lórí omi ìmọ̀ wà ní ìbàjẹ́ títí kí ló bàjẹ́ yìí rí ń pé ọmọ ẹ̀dẹ́ gangan ló fúnra ara tó fọwọ́ fà ní náà ọlọ́run àwa bí ń tọ́mọ ẹ̀dẹ́ èèyàn lẹ́nu wò díẹ̀ ẹnu aburú tọ́mọ ẹ̀dẹ́ èèyàn ṣe la'allahum yarji'un bóyá wọn a jáwọ́ nídìí bàjẹ́ ẹwù tọ́lọ́run bá sọ ọlọ́run ló dá wa olùsàmìtò màlẹ́kà kọ́ ló dálẹ̀ ìdá ń báyí lọ́wọ́lọ́wọ́ yìí àwọn àlìjàn kọ́ ló dálẹ̀ àwa gẹ́gẹ́ bí èèyàn náà ni ana wa anta ana wa anta ni àti ẹ náà ni káwà yẹra wa o olóògbò tẹ́ wá rí pátá òun fi ń tọ́yín lẹ́nu wò díẹ̀ nú àbúrú tẹ́ ń ṣe la'allahum yarji'un olóbi ń tọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ ẹ̀lẹ́nu wò bí ẹnu aburú tí wọ́n ṣe bóyá wọn jáwọ́ kónú aburú yìí ẹ̀rì tí orúgbọ́lọ́run retí pé ká jáwọ́ ọ̀kan náà àwọn àfá oní matafsir ó ní alfasad gbóòlòm fàsátọ̀lọ́ bá lónú ayà yóò ní alkhalal filashiya ó ní kí nǹkan má gùn régé inú nǹkan kí nǹkan láàyẹ kí nǹkan láàyẹ kí nǹkan má lọ́bọ̀sẹ̀ kọ lọ ó ní lọ́wọ́ bí àwọn kankan ó ní kalijadab kẹ́ bí ọ̀dá kọ́dàdá káre tí ó jò gbogbo lẹ́gbẹ̀ẹ́ wàkílàtí nabat kí irúgbìn má tó nǹkan má gbogbo tí ma tí ma tó pé ẹ ma mú yàbù yàbù yàbù kó dín tó kéré ó ń bákaná wàkẹ́sìráti alhark walgarak kẹ ma gbọ́ pé iná jó lójijì kí ná sẹ́lá ìmọ̀ bí ná ṣe ṣẹ́ tẹ́ ìwádìí ẹ̀tẹ́ ìní láàrin ìlú bí kí àwọn nǹkan máa tẹ̀rì bí kí ọkọ̀ ojú omi tẹ̀rì bí kí ilé wó pàwọn èèyàn bí ìmìtìtì ilẹ̀ ẹ̀nà ìwọ̀n tó ṣẹlẹ̀ láìpẹ́ yìí ní Turkey Syria àtàwọn apákanú ìlú mi ẹ̀rì ó bákanáà wákàtí máa lè zólé máa ń bákanáà káwọn máa jẹ owó àwọn èèyàn ní ọ̀nà àìtọ́ ká máa gbọ́ ọ̀nà àbùsírówó wọ̀kẹ́ mọ̀dọ́r kí ìnira pọ̀ nínú ìlú ìnira ká má fi ìnira múra wa landlord a fi ìnira mú ayálégbé àwọn driver wọ́n a fi ìnira má wakọ̀wakọ̀ àbí àwọkọ̀wọkọ̀ àwọn èrò kálukú wá nira wọn lára níbi kálùpá ṣe ní agbára àwọn ọ̀gá wọ́n ní ọmọ ṣẹ́ lára àwọn olórí wọ́n ní ará lára ẹ̀rí alágbára yíyàn ọlẹ́jẹ́ wakilatul manafi kí àwọn ohun àǹfààní kéré gbogbo ń tó ẹkọ́ jẹ́ àǹfààní fún wa kó dìbí mọ́ wa lọ́wọ́ ń tó ẹkọ́ jẹ́ ohun gbádùn ẹ̀rì ọlọ́ni ọ̀dáwà ń sọ yìí lórí ilẹ̀ ìṣẹ̀lẹ̀ lórí omi ìṣẹ̀lẹ̀ ọwọ́lọ́wà bima kasabati aidin kasabati aidin nas ni pé bisababi ma'asihim wa dhunubihim látara ìmáṣẹ̀ ọlọ́wọ́ bá wọn ìdẹ́sẹ̀ wọn sọ́lọ́un gbogbo tọ́lọ́wọ́ bá ní wọ́n má ṣe ni wọ́n ṣe liyudhiqahum ba'da alladhi amilu ọlọ́n ní láti fi tọ́ wọn lẹ́nu díẹ̀ nú nǹkan tí wọ́n ṣe wọ́n ní afsada asibaba duniyahum pé ọlọ́run bá lè gbogbo nǹkan tí jẹ́ ohun gbádùn lé ayé ọlọ́run á bàjẹ́ ma wọn lọ́wọ́ wọn ní síkíní wọn ní gbádùn rẹ̀ ma ẹ̀rì ọlọ́run á bàjẹ́ ma wọn lọ́wọ́ ẹ̀rì wọ ma hapkaha ọlọ́run kwalù bá rí kú kódà bẹ́ẹ̀ ló wúlò ní sáǹfàní ẹ̀rì ó ní لذيقهم وبال بعد أعمالهم وعقوبتهم في الدنيا ó ní eléyìí Ọlọ́run àfi tán alẹ́nu àbúrú díẹ̀ nù tí wọ́n ṣe yẹn láyé ń bí kọbùlá ń yọ àkíbahum bí jami'iha fil akhirah kẹ́ tó wá lọ jẹ túbá lórí tí wọ́n wà lórí rẹ̀ oya tubun kan wa to sodo olon wallamu huna lamu aya li yudhikuhum li ta'lil aw li akiba turi ti turi ni lamu turi ni lodo awon afu ni nahwu tabi na lamu ti kini o je gbeyin won ele ni itumo aya ti afẹ́ fi bẹ̀rẹ̀ ọ̀rọ̀ tè ní látara káwa náà wo ayata kí pẹ̀lú gbèsè ìta ń lò àrípò sí rẹ́gì lọ́tọ́ wá ayẹ lẹ́ẹ̀kì ìjá tó wá kí fún anú wọn náà bá fẹ́ gbọ́mọ̀ ẹ̀dẹ́ èèyàn mú látara ń tọ́mẹ̀dẹ́ ń ṣe níṣẹ́ ni tó ipá ah, irú bá ṣe ń wà sóhun ọlọ́run lòun fẹ́ fi bá wa lónìí ما ترك على ظهرها من دابة ọlọ́run bí tàà bá dé wọn bá jí sẹ́ǹkà gùn sórí ilẹ̀ ayé má gbogbo ẹni bá parun níbi tàà bá dé pẹ̀pẹ́ bá ṣe ń pa ṣe ń hùwà ìwà táà ń hù lùwọ́n lọ bá fẹ́ fi gbá wa mú ni ó ní òrìṣẹ́kùn kankan lórí ilẹ̀ ayé àti نعم. ولكن يؤخرهم إلى أجل مسمى ṣùgbọ́n wọn náà bá lọ wọn lára dásòkò tó wọn náà bá dá فإذا جاء أجلهم tásìkò wọn náà bá bá tó fún ọmọ ẹ̀dẹ́yàn kọ̀ọ̀kan àsìkò tó ń dá fún kọ̀ọ̀kan wọn tásìkò wọn bá tó فإن الله كان بعباده بصيرا ìgbà náà wọ́n mọ̀ pé wọn náà bá òun rí ẹ̀dùn òun tán hmm. tó tó bá fẹ́ mú sìnkú òun ọlọ́run mú ni bẹ́tùwọ́n súratù ṣúra ní àyà 30 ẹtùgbọ́n tọ́nà ọba ọba àlékẹ́ ọlá sọ lórí pé à ní ìbàjẹ́ ìṣẹ́ ọwọ́ wa ló ti wá gbogbo ń dáa ń báyí lọ́wọ́lọ́wọ́ lè ní àwa ní ká blèmọ̀ ara wa ní ká yẹra wa wò wa ma asabakum min musibah ọlọ́pọ̀ ohun tó bá ti bá yín nínú aburú òun ò tún wò mọ́yìn látayẹ́yìn òun tún fojú fò bọ́ọ̀lù sí fojú fò tí báwo èèyàn náà ni inú àwa náà láàsìrí tí ó sì mọ́ mẹ́ẹ̀dẹ́ èèyàn tí ó sì dù tí ó sì mọ́ gé apájọ́ mọ́ gé orí tí àyà rò sí nílàkàrà pẹ́ẹ̀dá àbíbínú àwọn èèyàn náà ni wọ́n gbé ọmọ tuntun tí ó jù sínú náà wọ́n lọ jó wọ́n náà fẹ́ sóògùn àwọn náà lọ wúsàárẹ̀ òkúta ti sí wọ́n lọ gé orí ẹ̀ wọ́n lọ gé apẹ́ lójí jẹ́ wá ń tàbí gbàjẹ́ ń ta ìgbàjẹ́ eh, ń ta ẹran lọ́jà wọ́n ní ẹjẹ́ ń rẹ orí wọ́n ẹjẹ́ ń rẹsẹ̀ nílùú àìná ẹni àbáwọn àwọn òbìlẹ̀ jẹ́ àwọn oníyàwó yàwó owó tí wọ́n ò síṣẹ́ tí a ń wo kíákíá ẹbá ọmọ yìí ni wọ́n ara mọ́tò dé inú yóò tó máa dùn owó tí a fi pa àwọn kan lẹ́kún kó àjẹbọ ẹ̀ náà là ń rí yìí àwọn yóò bìkítà láti ṣe àwọn wà tí ọ̀dá ọtí mímu onítùmọ̀ lọ́dọ̀ wọn olè jíjà sìná àwọn obìnrin ayò òhò wọ́n sẹ́yún wọ́n búra wọ́n fírunkúrun wọ́n fẹ́ ìkánákẹ́ ìkánábọ̀ ẹ̀sẹ̀ wọ́n gbé ke sójú Allah gbogbo tí ń bí ọlọ́ba nínú tí ń fa ègún àmàlẹ́kà àbìkítà ẹ̀rí àwọn jáwà nípo agbára àwọn olóṣèlú gbogbo ń tọ́jọ́ ológun ní kí wọ́n kówó òlú jẹ gbogbo náà kí a fi túlù ṣe wọ́n fi àpàrà wọn kó sí gbogbo ilé náà lọ́wà ń bẹ torí díẹ̀ láfẹ́rí pé àsìkò tí a wà yìí a ní bùkátà sí kábára sọ ọ̀rọ̀ àti olórí àtọmọlẹ́yìn àtọkùnrin àtobìnrin tó ṣe pé ibi abára wa yìí kò dá rárá gbogbo ìlànà ìgbésẹ̀ ayé pátá kò sí ìwúrí ńbẹ̀ torí eléyìí àwọn agbẹ́ta fẹ́ máa sọ̀rọ̀ lọ́rẹ̀ àwọn ìdí tá a fi mú àkọlé oná ìlàsọ fún wáyìí àbẹ́ọlọ́bà àlekọ́lá ìta tún sọ àtẹ́ntọ́ sọ وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله والبعث بعد الموت لا إله إلا الله آمنت بالله وملائكته وكتبه ورسله واليوم